بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم adúpẹ́ fún الحمد لله. adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin fún oore tọ́pọ̀ tọ́lọ́ọ̀bá tó ṣe fún wa ọ́sẹ́ wa kú sórí ilé ayé dè ní kò tí mọ́ akó ń bẹ́ alhamdulillah adúgbò fún ọlọ́ọ̀bá náà alhamdulillah àwa ma bẹ láyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tún fún wa ní àlàáfíà okun ara ó tún sí àrísìkí ajẹ́ àmúkún wa ọlọ́ni wa in ta'uddu ni'matallahi wa in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́ni tí ẹ bá fẹ́ máa ṣe ní ìjẹ́ ẹ̀ta oore tó ọlọ́wọ́ bá Allah ṣe fún yín ẹ̀lẹ̀ ìkátán. Innal insana jẹ máa fọ́ borí ọlọ́run àwa dúpẹ́ tọ́rọ̀ ọba àlékẹ́ ọlá fún awa níyọ̀ǹda kí a lè dúpẹ́ fún alhamdulillah ọlọ́ni tó ń bá sóre fún yí tẹ bá ma lóore òun sàlẹ̀kún rẹ̀ náà wala in kafartum inna adabi la shadid wọ́n tẹ́ bá yí aláìmoore sóre wọn lọ́hun wọ́n gba orí lọ́nà lọ́wọ́ yín ó tún fi àjẹ yín ọlọ́run bá wọ́n bá Allah ń dúpẹ́ lé lórí bá ní fi sọpẹ́ rẹ̀ àmín ìdájẹ́ ẹmàkóore ní tí gbogbo ń dáa fi dámàkóore ní dáàmà a fi àsìkò náà dúpẹ́ oore yẹn náà alhamdulillah mọ́ wà dáwọ́ oore rẹ̀ dó lára wa sí àlékún oore rẹ̀ fún wa àmín a tún kíra wa kú àbọ̀ sídi ètò wa halqatu rawda halqatu rawda àkọlé gbogbogbò tá a wà ti bẹ̀rẹ̀ o náà ni fíkíhùlì òsọ̀rọ̀ fíkíhùlì òsọ̀rọ̀ àgbọ́yé ẹbí a ti sọ mọ́ akíní jẹ́ ẹbí báwo la ṣe gbé ẹbí kalẹ̀ àgbóndọ́rọ̀pọ̀ mẹ́bí ibi tá a lọ́wọ́ náà ni àdá الزواج في الإسلام أهداف وغايات الزواج في الإسلام kí ni àwọn èròǹgbà kí ni àwọn àsùntá kí ni àwọn àdí tí mùsùlùmí máa torí ẹ̀ níyàwó tí máa torí ẹ̀ lọ́kọ gbogbo ìròrí orílẹ̀ ayé gbogbo ìlànà ẹ̀sìn orílẹ̀ ayé òní a ní bí a ṣe máa na nǹkan wọn bẹ́ẹ̀ náà ni Islam tó lọ́ọ̀bá àlíkà ọlá tó fi rán ànábì sí wa ló ní àwọn ètò máa nǹkan wa a rí inú Suratul Baqara áyà 2 يا أيها الذين آمنوا ادخلوا في السلم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة bá gbọ́ ẹbọ́ sínú ẹ̀sìn yìí ولا تتبعوا خطوات الشيطان ẹkó sínú ẹ̀sìn pátápátá ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìgbàlá ní ẹ má tẹ̀lé àwọn ìlànà èṣù innahu lakum aduwwun mubin orí pé èṣù ọ̀tá tó ojú wọn ní bá yín ṣe kò mú kékeré kìí ṣe ọ̀tá kọ̀kọ̀ ọ̀tá gbangba ni ọlọ́lélé náà àlàyé ohun ọlọ́run tó ń ṣe fún yín ẹdó tí tẹbáyẹ gẹ̀rẹ̀ kó ń jẹ́ àlàyé nígbàtà ṣàlàyé fún yín

torí di ilé ìgbòdá musulmawa fẹ́ ṣe agbèlérí ìlànà Islam a ti sàlàyé fún wa àwọn ìdí táà máa torí ẹ̀ níyàwó táà máa torí ẹ̀ lọ́kọ fún mùsùlùmí tí ó gbọ́dọ̀ póònú ọkàn wa inú lákàáyé wa ní gbogbogbà o náà láàfin máa ṣe atọ́kùn pé ìyàwó mi nírè ọkọ nírè a ti sọ kókó bí mẹ́ta fún wa ń bẹ̀ẹ́ ọ̀pọ̀ àkọ́kọ́ ń bẹ̀ tàkíkù súnnàtí lìkàuníyàtí wàlìfìtìríyàtí ìlàhíyà tàkíkù súnnàtí lìkàuníyàtí wàlìfìtìríyàtí ìlàhíyà láti fìrinlẹ̀ àdámátọ́lọ́ ń dámọ́ mẹ́ẹ̀dẹ́nẹ̀ tó dámọ́ gbogbo nǹkan kí a lọ́kọ láya Ọlọ́run dámọ́ gbogbo nǹkan ni a ti fẹ́sẹ̀ yẹn fún wa nú súrátù Yásìn àyà 36 سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون Ọlọ́run ma bùn Ọlọ́run tó ń dágbò nǹkan lákọlábò ẹ̀rì Ọlọ́run nínú nǹkan tí ilẹ̀ mú jáde àṣẹ ńlákọlábò ẹ̀yin ọmọ ẹ̀dẹ́yàn náà àṣẹ ńlákọlábò àti nǹkan mí ìtẹ́ ẹ̀tì ẹ̀mà náà torí díẹ̀ musulman níyàwó ma ń lọ́kọ èmi náà fẹ́ fìrin lẹ́nu gbèsè ayé mi àdámátọ́lọ́ ń dámọ́ gbogbo nǹkan tó wá dámọ́ mẹ́dẹ́yàn náà pé a níyàwó ni a lọ́kọ ni bàbá tó níyàwó tàbá tó yàwó ní tàbá tọkọ ní ẹlẹ́ẹ̀kejì takwinu li usrati li muslimati awil bayti li muslim musulmi ma ń níyàwó musulmi ń lọ́kọ pé èmi náà fẹ́ fi ilé ẹbí musulmi náà fẹ́ fi lọ́lẹ̀ ilé mùsùlùmí tí è ṣe ilékílé torí pé ilé náà ni gbogbo àwùjọ èmi náà fẹ́ dírá sí àwùjọ káwùjọ jáwùjọ rere kí èmi àtọkọ mi èmi àti àwó mi kájẹ ẹni re kí ọmọ rí kọ́tara wa jáde tí ó mọ wúlò láwùjọ ìdí nìyẹn inú àwọn ìdí tí èèyàn torí ẹ̀ níyàwó ìdí tàà torí ẹ̀ ni pé náà fẹ́ fi lé mùsùlùmí lọ́lẹ̀ náà fẹ́ fi ẹbí mùsùlùmí lọ́lẹ̀ tó jẹ́ ọ̀ranyàn fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí ká gbé ẹbí mùsùlùmí kalẹ̀ tá a bá fẹ́ lùgbìsẹ̀ ayé rẹ̀ inú ilé ayé wa ẹlẹ́ẹ̀kẹta alistimta'u ala wajhil halal al-mashru'i wal mubah mo fẹ́ kí n lè gbádùn lára ìyàwó mi kí n lè gbádùn lára ọkọ mi ní ìlànà tí ẹ̀sìn fọwọ́ sí ní ìlànà tọ́tọ́ tó yẹ bí o fẹ́ lọ ọ̀nà aburú máa ṣe tọkọláya èmi náà fẹ́ pé àlọ́kọ mi rí mo fẹ́ pé kí n fẹ́ ìyàwó mi rí mo fẹ́ pé kí n fẹ́ torí pé ládàra káfẹ́rẹ́ ní ìlànà ọlọ́run nílànà ṣẹ̀ríà táà bá ń jọ ṣe tọkọláya ìbáadà ni ìjọsìn ni kódà ń bí ká náàbí fi wé sàárá ó ní wà fi bóde àdé kòhùn sọ̀dọ̀pọ̀ ìmá fìdígbòdí ìmá ìfararora ẹnìkọ̀ọ̀kan yí ìwọ pẹ̀lú ìyàwó ẹ sàárá ní pípà kan sí máa náwó bẹ́ẹ̀ náà ni dábá ń sọkọláyà ló fi jẹ́ sàárá ló fi jẹ́ ìbádà táwọn sàbí sí mọ̀ ìgbà sáà tó látàgbà àti tọkọláya anábìnrin bẹ́ẹ̀ ni tó gbọ́dọ̀ pé ìlànà tẹ́ẹ̀gbà dá nǹkan ọkùnrin lẹ̀ ìlànà tó tó yí pé ọ̀nà tí ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ gbẹ̀sẹ̀ ń bẹ́ẹ̀ náà lẹ́gbàládá nígbàtà pé ẹ̀yin àti ìyàwó yín ni ẹlẹ́ẹ̀kẹrin àwọn bùkátà tí Ọlọ́run bá dá mọ́rọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn látòdí ọ̀run wá láti gbọ́ bukata yẹn àwọn bukata kan bẹ tí ó ṣe mọ́ gbọ́ inú ẹyọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú ẹ àtọ̀àm àtọ̀àm oúnjẹ min hajati tabi'iyya tẹ́nìkan bá sàláì má jẹun láàrin wa nísìn ogọ́wọ̀ wàhálà Allahu Akbar àwádá jẹ́jú ẹ̀ náà ma bẹnu hílàhílò ẹ́ bàbá rí sí ọmọ jẹun láti jẹta ìyá kíìmù wọ́n ọmọ jẹun bùkátà inú bùkátà ọmọ ènìyàn tọ́lọ̀ dá ènìyàn lára bẹ́ẹ̀ náà ni ṣàrá mímú ká mi inú bùkátà tó lọ ń dámọ́ mẹ́ẹ̀dẹ́yàn lára dáa gbọ́dọ̀ má gbọ́ tó bá jẹ́ ìdí pé lágbájá ọmọ mú mi a ma gómi fún kéèyàn mú ara bùkátà wá gbọ́láyé ni inú àwọn bùkátà ọmọ ni ẹni tí a bá ń lágbájá ọmọ mú mi wọ́n gbọ́mí kò gbá kódà lọ́dọ̀ àwọn oúnjẹ tí ẹ̀ ṣe é fewé mọ́ díẹ̀ tí ọ bá tẹ́ lé mú mí o ń lè ju oúnjẹ lọ ìgbà tẹ́ èèyàn lè lò láyé ní àbá sí mú jọ ọba jẹun ọpẹ́ jùgbà tẹ́ èèyàn bá pé kò mú mi lọ nínú dáa àti jẹ́ bùkátà ọmọnìyàn lórí ilé ayé dáa gbọ́dọ̀ mọ́gbọ̀tọ́lọ́ ń dámọ́ alára òun náà ni annaum anáhùn oorun oorun oorun tí ọba oorun sùn wàhálà ní èyàn á bọ́ sí yọyọ wọn ní aláàjì láìjẹ́ táwọn ọmọ sún torí díẹ̀ wọ́n kàn sọ̀rọ̀ kábàkábà ní lẹ́bígbà mí ń bẹ tí wọ́n ṣe fúrú ẹni bẹ́ẹ̀ ni pé wọ́n fún ní abẹ́rẹ́ oorun nínú ẹ̀ ni kọ̀dọ́ọ̀dà hajjá qada ul haja qada ul haja kéèyàn tọ̀ kéèyàn yàgbẹ́ hmm. àdámání tí ṣètò ṣètò bá ṣèyàn tí ṣègbẹ̀ṣègbẹ̀ bá ṣèyàn ilé ayé ó dàrú mọ́yàn lọ́wọ́ Allahu akbar ẹ̀nà ìwọ̀ngbà mí tí ìtọ̀ bá mú yàn ní kó dàbá báyàn sọ̀rọ̀ yìí nígbó tí wọ́n wí akbar inú hajjadu tọ̀bí àti lè sàníyà bẹ́ẹ̀ náà ni azawaj azawaj kọ̀dáwù ṣáhàwà kọ̀dáwù ṣáhàwà adùn ara tí ọmọ nìyàn lọ́kùn máa gbádùn lára obìnrin adùn ara tí ọmọbìnrin máa gbádùn lára ọkùnrin inú àdámọ́ àwa máa fẹ́yàwó a máa lọ́kọ kí a lè bá fi ẹsẹ̀ àdámọ́ ìrìnlẹ̀ kásíkẹ́ ni kálìbà fi ẹsẹ̀ àdámọ́ yìí kálìbà fi ìrìnlẹ̀ nǹkan kò dípò ẹ̀ oúnjẹ kò sí kíní kò sí tó dípò ẹ̀ mímu kò sí tó dípò ẹ̀ oorun kò sí tó dípò ẹ̀ ó sì wà nù dàwáfẹ́ ìtí máa tí àlọ́pàá Allah akbar tó bá ti dé dáre yé balẹ̀ mọ́ tí àdámá ìbá mú ọkùnrin kò gbádùn mọ́ lẹ́bìrìkọ́ mí ń bẹ ọkùnrin yọ máa tí a máa wá àwọn ọ̀nà bó nìkan ọkùnrin ó fi jáde ní gbogbo ọ̀nà iná ní bí masturbation onímọ̀ ń bí mú obìnrin náà kò ní òun náà mọ̀ wá ọ̀nà bó ní òun ó ṣe wá ọ̀nà láti satisfy tí ń dáun láàmú ì torí ẹ̀ Islam fi gbé kalẹ̀ òun náà náà tó ń pè ní tàkíkù sákàní náfsì wà rúhì tàkíkù sákàní náfsì wà rúhì òun náà láti fi nílẹ̀ ìbánirẹ́ ìbánirẹ́ mi ìbánirẹ́nú ọkàn tí ń bẹ láàrin ọkọ ìyàwó tí ó sí nǹkankan tó lè dípò ẹ̀ ṣíkẹ́ni kò sí tó lè dípò rẹ̀ nígbọ̀ tó bá ti lè dé àbíká fún ẹwà yàdánkí fún alé ní ṣúrọ́tù Rum ayà kọkànlé ní ogún ẹ bí sí sí àgbékalẹ̀ fún wa ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا ọlọ́dẹ ẹ̀bá tí ẹ mọ ohun ọlọ́run tí a bá ń sọ̀rọ̀ ohun ọlọ́run bá fún ìtẹ́ ẹ̀bá tí ẹ mọ̀ nínú àwọn àmì tẹ́fẹ́lẹ́ mọ ọlọ́run tẹ́ bá ní àròjinlẹ̀ o náà ni pé ẹ̀yin tí ẹ jẹ́ ọkùnrin àdáyà fún yín òun ọlọ́ba dá aya yín fún yín òun dá ìyàwó yín fún yín látara yín ìyàwó tèmi bá ní nǹkankan láti wà lára mi tí ń bẹ lára rẹ̀ Allahu Akbar ìyàwó mi náà tó bá jẹ́ ìyàwó fún mi inú àdámọ́ ọ̀dọ̀ Ọlọ́run nǹkankan láti wà ní ara rẹ̀ tí bẹ lára mi náà Ọlọ́run ní kí ló wá tẹ̀lé litaskunu ilayha ọlọ́ni kí ẹ lè bá lẹ́jọ wà kẹ́lì kíni kẹ́lì bá jọ wà papọ̀ ẹ̀rì nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀pàpà fẹ́ papọ̀ Allahu Akbar ruhani ẹ̀mí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀rì tẹ̀ṣtẹ̀mìáni tó wá papọ̀ wà sọ́rọ̀ ta rohan wahida wà dẹyọ kan Allahu Akbar wọ́n sì gẹ́ni ó dẹyọ kan ṣó ọkùnrin wà wọnú obìnrin náà wọnú ọkùnrin kódà bí wọ́n ṣe ìran kan bí wọ́n kìí ṣe lédè kan náà bí wọ́n kìí ṣe aláwọ̀ kan àbí wọn kìí ṣe ìlú kan náà àmì ńlá ni yóò wà dábí pé àbí wọ́n dá wọn pọ̀ láti pìlẹ̀ ni ó tí ìtàn waja'ala bainakum mawaddatan wa rahma ó wá mi sáàrin ẹ̀yin méjèèjì ọlọ́lọ́ mi ẹ̀

wọ́n náà tó bímọ wo ìfẹ́ tí ń bẹ láàrin ẹ sí ya rẹ̀ sí bàbẹ́ wo ìfẹ́ tí ń bẹ láàrin sáwọn ọmọ wá wo ìfẹ́ tí ń bẹ láàrin wà tọ́kọ ẹ ó jẹ́ láàrin àtìyàwó ẹ ó ju ìfẹ́ tí ń bẹ láàrin bàbá sọ́mọ lọ Allahu Akbar ó ju ìfẹ́ tí ń bẹ láàrin ọ̀rẹ́ sọ́rẹ́ lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n ní mọ̀wádà ń bẹ́ yẹn ìtumọ̀ ẹni alìjìmá alìjìmá ìsìntọ́kọláyà kò sí ìgbádùn tó tó láyé kò sí gbádùn ah ọmọ gbádùn nǹkan yóò tó tó gbádùn tọkọláyà ah wọ́n ni mo gbádùn oúnjẹ yẹn kò sí dédé kíní kò sí dédé tọkọláyà ah mo gbádùn fíìmù yẹn kò sí gẹ́ni dédé tọkọláya kò pọ́síbù ìta hmm. àjẹ ni ìta àmú ni ìta àwó ni ìta àgbọ́ ni kò sí adùn tí ń bẹ́m̀bẹ̀ tí wà sí dédé adùn tọkọláya Allahu Akbar torí pọ́lọ̀ ń pè ní àmì wàmínà ayá ti sáyìn ni tàbí mọ́lọ́n tó pé adébì wípé nígbàtí ìgbàdùn ìbá dé láàkàyọ́ lọ Allahu Akbar láàkàrí ìyàwó lọ láàkàrí ọkọ lọ nígbàtí a bá tẹ̀sínú ìgbàdùn yìí mímọ́ tó tó ọlọ́run Allahu gíga lọ́lọ́ ọlọ́run Allahu Akbar bíbù ayà agbára àti àánú ọlọ́lọ́n fi sáàrin ọkọ àtaya àánú tí ó sì rọ àánú tó sì dédé ẹ̀rìgbà mi ń bẹ tí àárín ọkọ àjàbá wọ̀ dáadáa tí ọkọ bá ti dé ọkọ jáde lọ́kọ tí dé ìyàwó ò ní sùn oòrùn ò ní wá bẹ́ẹ̀ náà ni tíyàwó náà bá sí ń lé tọ́kọ wà ń lé ọkọ ní gbádùn tó gbéyàwó rẹ̀ tí dé látara àánú àánú pẹ́gbà mi ń bẹ tí àìsàn bá ń ṣe ọkọ yóò sì máa wùyàwó pé kí Ọlọ́run sì gbé ẹ̀sàn yẹn kó lára ọkọ òun kó sì gbé sára wọn Allahu Akbar tẹ́sàn bá ń ṣe ìyàwó tí ó sì wù ọkọ bí kọ́ lọ mú àìsàn kó lára ìyàwó kó gbé sí lára hmm. nígbàtí in tó bá yẹ kó wà láàrin ọkọ àti ìyàwó wà ń bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àbá kan wọ́n tún ráàmà sí alwalad alwalad ọmọ òun ló ń ṣe ọmọ sáàrin ọkọ àtìyàwó àánúlá kò sí báyìí ọkọ gbádùn ara wọn tó tí ọ bá sọmọ ń bẹ̀ ìgbádùn yóò pé inú lẹ́ẹ̀fì rí táàyàn fi máa ń dáàmú ọmọ kódà ń tí a bá lẹ́kọ́ ẹ̀sìn a ń wá ọmọ a máa sọ di nǹkan mí Allahu ànábi sọ a máa di tí ò ní lọ́dọ̀ wa mọ́ gbà rọmọ bí gba ìmọ̀ràn kí mọ̀ràn táà máa ro èrò ẹ̀rì tí ó pé tí ìgbàgbọ́ ọ̀bá dúró ló pé nù tí a bá ń sẹ́mínà fún ẹni ọfẹ́ fẹ́yàwó fẹ́ lọ́kọ gbogbo ọ̀fikún sẹ́mínà pé ìfẹ́ra yín ọ̀sọ́kẹ́ ma di ọ̀ràn ayàn ọgbọ́dọ̀ kí ọmọ wà láàrin wọn èsì ọ̀ràn àyàn fọ́lọ́n inú ohun mi ọlọ́n ni ìyẹn láàfi máa bẹ́ lẹ́bí láwọn ànábí ọlọ́n ẹ wo suratu Maryam níbẹ̀rẹ̀ ìgbàtọ́lọ́ọ̀bá àlíkọlá ti ń sọ̀rọ̀ Zakariya nígbà tí ń dáàmú tí ń dáàmú tí ń dáàmú tí ń dáàmú ọlọ́ni ذكر رحمة ربك عبده زكريا ọlọ́ni rántí ìrántí àánú ọlọ́ọba tó sì fún ẹrú ẹ̀dá ń pè Zakariya إذ نادى ربه نداء خفيا nígbà tó tẹ́wọ́ قال رب إني وهن العظم مني ó ní Ọlọ́run bá o ìrẹ́ Ọlọ́run mo pè ẹ́ mo ti fẹ́ gbó ẹ̀rì náà wàṣíṣẹ́ ra'su shayba gbogbo orí mi ló ti wéwú yìí walam akun bidu'aika rabbi shaqiyya Ọlọ́run mo ń pè ẹ́ mọ́ sọ ń dolórí burú mo fẹ́ bímọ láyé mi fẹ́ wáyé má bímọ náà wa inni khiftul mawaliya min wara'i mo ń bẹ̀rù kí ni ó gbẹ̀yìn mi kí ni ń bọ̀ pàmìláyà pẹ́sẹ̀ mi fi kankanlẹ̀ ni wa kanat imra'ati aqira ìyàwó mi sì rèé ó ti gbẹ́ ọkọ láàrin ìlú ọkọ tí ń jẹ́ nìyá gan Allahu Akbar ìyá kò lè bímọ mọ́ lókọ tí wọ́n ń pè náà fàhábìrí mi lẹ́dùn kẹwàlẹ̀ ìyá Ọlọ́run mo fẹ́ kó fún mi lọ́mọ àdùnnú tí ń bá síláyé má ọmọ rere mo fẹ́ kó sí fún mi yarisuni wa yarisu min ali yaqub tí ó jogún mi tí ó jogún àwọn ará ilé yaqub waj'alhu rabbi radiya lọ́lọ́un kò ṣe ìtùnú fún mi ọmọ ìtùnú pẹ̀lú kò ṣe fún mi ya zakariya inna nubashiruka bi ghulamin ismuhu yahya allah akbar àdúrà gbà Allahu Akbar àdúrà ti gíní àdúrà gbà ọlọ́ ya zakariya ya zakariya gbogbo ẹ zakariya inna nubashiruka bi gulamin ismuhu yahya a ń fún ẹ ní ròdùnú pé wà bí ọmọ ọmọ tó wà bí ọmọkùnrin ni ọmọ tó wà bí ọmọ tó mọ́kọ látọ̀dọ̀ látọ̀dọ̀ wọn Ọlọ́run bá ó kọ́rọ̀ ẹ̀rì ẹ̀rì hmm. ìrọ̀lọ́un tó dá Zakariya lóhùn gbogbo àwọn tí wọ́n ń bẹ̀ẹ́ pọ́n fẹ́ bí ma bá ní dáwọn lóhùn àmín bá ní sọmọ rere fún wọn àmín bá ní sọmọ àrídún fún wọn àmín ó ṣe dá Zakaria lóhùn rẹ̀ ọlọ́bàá ni dá wọn lóhùn àmín gbogbo àtọ́lọ́n ti wá dá lóhùn ọlọ́wọ́n bàbá ni wò wọ́n àmín wọ́n pa ọmọ wa lọ́wọ́ àmín kí wọ́n ní àlùbáríkà jẹ́njọ́ táàtorí ẹ̀ fẹ́yàwó ní pé táàtorí ẹ̀ lọ́kọ mo fẹ́ kó ṣe yí pé bùkátà tó yẹ ká máa gbọ́ lára ara wa a máa gbọ́ ọlọ́wà parí ayà tánkà lọ pé inna fi dhalika la ayatin li qawmin yatafakkarun ọlọ́n kalẹ̀ káàdù wa máa wà pọ̀ kí ẹ̀mí wá papọ̀ ọlọ́ni àmì ni o Allahu Akbar àmì ńlá ni o fún àti a bá lè ronú jinlẹ̀ ẹnẹ́ ìwò gbàmẹ́yìn aṣọ báyìí pé ah, eh, Umu Aisha Allahu Akbar àṣí èmì lè fẹ́ra wà láyé Allahu Akbar ẹwọ́n àtàkọ̀sọ̀ pé kódà mi ò ró ah ọlọ́mà tó bí o Allahu Akbar ọlọ́run ló ń fi ẹ̀sẹ̀ àmì fún wa wọ́n tó rí eléyìí wọ́n wá ní àwọn nǹkan tá a sọ wọ̀nyí tá a ní Ọlọ́run bá sọ yìí nínú àwọn àgbékalẹ̀ àánú tọ́lọ́run bá sọ̀rọ̀ rẹ̀ yìí mọ̀wádà tọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n láti yí pé àwọn nǹkan méjèèjì khassa khassa bẹ́ẹ̀nà bẹ́ẹ̀nà zaujain wọ́n ní ọlọ́run bá sí ní ẹ̀sà láàrin ọkọ àtaya ni tó sì láàrin nǹkan míì àwọn nǹkan wáyí wáre wọ́n ní wa innama hiya wa innama hiya umurun khassatun bil halati zaujiyya bẹ́ẹ̀nà láàrin bá àtìyàwó وكلها وكلها تعبير خاص عن العلاقة الخاصة بين الزوجين wọ́n gbogbo ẹ̀ pátá ọlọ́ọ̀bá fi ṣe àríwòye ọlọ́ọ̀bá sọ fún wa ní ẹ̀sà ni láàrin àsìkọkọ àtaya nìkan ló wà ìfẹ́yìn ولا نستطيع الكشف عن ذلك فهما فهي لذلك سر سر من asrarillahi الله تعالى tó ní díẹ̀ kò sí ìwádìí kan tàà lè ṣe tàà wá lè rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn mọ̀wádà ìfẹ́ tọ́lọ̀mbí sáàrin ọkọ àtaya wa rahma àánú tọ́lọ̀mbí sáàrin ọkọ àtaya kò sí ìwádìí tàà lè ṣe láyé tàbí wá lè rí Allah torí pé sírùn min asrarillah àṣírí ni náà àṣírí ọlọ́run tí ó fi hàn nìkan kò sí wà nìkan dáa lè ṣe dábílé rí àfikà gbàgbẹ́ walihada kanat ayata min ayatihi torí díẹ̀ ló fi jẹ́ àmìnú àmì ọlọ́run Allahu akbar yajiduha ayatan man yufakkiru fiha wọ́n torí díẹ̀ ẹn tí ó rí lámì lẹ́mbà ronú sí si wàyàtàdàbárùhà wọ́wọ́ ìdáadáa wà mọ̀ yẹ́sì àbí zawajihi lìbìnà ìsọ́rọ̀tí mìíràtín wọ́n ni pé mọ́ wá gbìyànjú lọ́kùn lóbìnrin láti pé mi náà fẹ́ fi lọ́lẹ̀ ẹbí mùmìní wà mọ̀ yẹ́sì ilẹ̀ rọ́fdìl mùsàmì bìlẹ̀ àdọ́ ìsọ̀lìhìn gbogbo bá gbìyànjú pé mi náà gẹ́gẹ́ bí mùsùlùmí bọ́yọkùnrin nàbóyìn ni èmi náà fẹ́ gbìyànjú láti láti fi kún àwùjọ yìí lọ́wọ́ àwọn ẹni rẹ̀ àwọn èèyàn láwùjọ àdá sọ̀lìhìn èmi náà fẹ́ fi àwọn èèyàn rẹ̀ mẹ́mbà rẹ̀ kún àwùjọ táa wà yìí náà liyaquma hadha al-mujtami' ala al-khayri wal-birri wat-taqwa kí àwùjọ táa wà yìí tẹ́mi bá bí máa rẹ̀ tí wọ́n bí máa rẹ̀ sí àwùjọ yìí wọ́n láti gbé àwùjọ odò lórí ala al yóò mọ̀ jáwùjọ rere gbogbo hílà hílò ta kó sí òní símẹ̀ wọlbíl a máa jáwùjọ dáadáa wọ̀tákùwà a máa jáwùjọ payọ lóhun torí pé ọmọ tó jáde lára èmi ọmọ rẹ̀ ni ọmọ tó jáde lára àti ẹ̀nà ọmọ rẹ̀ ni ọmọ tó jáde nínú ẹbí kọ̀ọ̀kan ọmọ rẹ̀ ni ṣùgbọ́n máa rí ò lè jáde ìlàbìsáì ìlàbìsáì a sapa ni hmm. yóò struggle ni we have to make efforts ọmọ rẹ̀ kìí wá láì sapa fún hmm. kò sí lábẹ́ kó báyà kún ìgbìyànjú ni ìgbìyànjú àkọ́kọ́ ìgbésẹ̀ ìwò mo gbé tí mo fẹ́ ìyàwó mi ìbílẹ̀ mo gbé tí mo fi lọ́kọ nígbà mo ní ọkọ tán tí mo níyàwó tán ìgbésẹ̀ mo gbé lórí pa ń sunrun tọkọláyá nígbàtọ́lọ́ ní oorun tọkọláyá yìí kó doyún ìgbésẹ̀ ilẹ̀ ń gbé lórí ìtọ́jú oyún yìí títí tó wà fi ní kí a rí ọmọ ìbí àwárí ọmọ ìbí dán ìgbésẹ̀ là ń gbé láti ká tọ́ ọmọ ìkọjọmọ rere ọmọ rere kì í wá sáwùjọ lásán Allahu beside pẹ̀lú gbìyànjú ni ọkùnrin yóò sàpá obìnrin yóò sàkí ni yóò sàpá gẹ́dá àkàjókò bí ìgbàgbọ́ lọ́njá bí ma rẹ̀ àdúwà lásán ọ̀ràn a fi sẹ́kún ni ẹ̀rẹ̀ náà وغايته إتمام أمر الله وتحقيق حكمته وآياته torí ògóngó ń ni wípé a kí àṣẹ ọlọ́run lórí ilẹ̀ ayé èrògbọ́ ọlọ́run àti pé àmì ọlọ́run tó fi tọkọláya tó gbé kalẹ̀ tó ayé lè tó dọ́gba ní a fẹ́ tí a kọ́ nípa ìgbésí ọmọnìyàn wọ́n sọ báyìí pé innal ittisala ghayra shari'i bayna ar-rajuli wal mar'a bayna ar-rajuli wal mar'a wọ́n lọ rí mọ́ gbogbo wípé kí ọkùnrin bá obìnrin lásìpọ̀ tí ó bá ti lè gba ọ̀nà ṣẹ̀ríà wá tí ó bá ti lè gbaná ìlànà ọlọ́run ọba wá ká fẹ́ ìyàwó bó tẹ ká fẹ́ ká ní ọwọ́ tẹ ká ní bil aqd zawaj bil aqd zawaj shari sahih kò pé ó dúó lórí ìtakókò yìgì tó ní àlàáfíà tó bá ṣẹ̀ríà mu láàrin ọkùn àtobìnrin yẹtímù fíhì yẹtímù fíhì ìtìsọ́lá al-jasad bil wọ́n ni tí ó ma bẹ́ẹ̀bẹ̀ kí akàn fara kára ni Akbar ọgbọ́ni èyàn kan fara kára ni wala yatimu fihi ruh bir ruh ẹ̀mí ò ní papọ̀ ẹ̀mí ò sí gíní ẹ̀mí ò ní papọ̀ Akbar gbogbo omi tá a bá gùn lórí tí è ṣe pé tó sùkún afáàfẹ́gùn lórí àti ìtakókò yìí gini wọ́n lára lásán láàfin rárá ara lásán kíni láàfin ro ara kò sí yàtọ̀ ń bẹ lẹ́yìn tó lọlé aṣẹ́wó gbọ́ alámọ́bù Akbar ẹni ọlọ bá aṣẹ́wó sùn wọ́n fò ara ara ní ẹ̀mí ò so pọ̀ ẹ̀mí tó kíni ẹ̀mí ò so papọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó gbéyàwó lé láì ìtakókó yìgì ara náà fi Akbar kò sí ẹ̀mí ń bẹ wọ́n láwọn àfáà àti àkọ́ nípa ìmọ̀mọ́nìyàn ilm nafs wọ́n sọ ìmẹ̀ psychology ni wọ́n sọ fún wa yìí ara lásán ní kan ara ẹ̀mí ò ní ṣe pọ̀ náà li'anna zaniya tu'ti bid'aha torí pé obìnrin tójó ní sínà ọkàn faralẹ̀ lásán ni ara lókàn fílẹ̀ wala tu'ti qalbaha wa ruhaha kò fi ọkà àtẹ́mí ẹlẹ́ wá sí tó ṣe ní ọgbọ́ni wá sí tó ṣe kì sí gbájúmọ́ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ Allahu akbar tó jí bẹ́ẹ̀ lọ ẹ̀mí ọ̀sọ̀pọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ bá gbé ìyàwó sílé láìsọ لابد من الاتصال الجسمي والروحي وضعين بيه kí ìtàǹpẹ́ ní sàádà ìdùnnú oríire ìfọ̀kànbalẹ̀ tí máa ń bẹ láàrin ọkọ àtaya rere kò lè ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin àfi kí ara papọ̀ mára kẹ́mi papọ̀ mẹ́mi Allahu Akbar ọgbọ́ni kí ara papọ̀ mọ́ ara kí ẹ̀mí náà sì papọ̀ mọ́ ẹ̀mí ẹ̀dẹ́ máa gbogbo adá bá ṣe sùúrù lọ́kùnrin lóbìnrin tí a ń fi takókó yìí tí àwọn olùtakókó yìí àwọn imam àwọn míṣẹ́nà àwọn àpá tí a bá lè ní Bashiru ó di ọkọ̀ sílífà Buhari báyìí ẹlọ́wọ́nú ẹ̀mí Bashiru ẹlọ́wọ́nú ẹ̀mí sílífà ní ojú agbó dẹ́ẹ̀bá mọ́bẹ̀ lè kìra mọ́lẹ̀ torí pé gàgá tó kọdí wọn ó ṣe kíní ó ti kú ọmọ ẹ̀ ẹn tí láàmfà Bashiru láàmfà ní kó gbá sílífà mú báyìí tó pé wọ́n ní kò láàbà ní kó kìsì ẹ̀ tó pé ìwọ̀ ní kò láìta tó kó yìí kò láàbà ní kó ní kankan lára rẹ̀ yàtọ̀ sí ọwọ́ ẹ̀ tó jú ẹ̀ nígbàmá fẹ́fẹ́ tó ẹ̀pọ́ méjì bá tó ń lò bojú ní tó bá ti wò tán yóò tó dá bojúbojú ojú bá ta kókó yìí ó tó láàbà nìkan ẹni wà wojú alẹ́ àkọ́kọ́ ẹni ìwò yóò ṣe rí ẹ̀rì alìdìsọ́l alìjísmí wọ̀rú ìmá ara àtẹ̀mí ló papọ̀ jọ́nà lápapọ̀ wàlẹ̀háàdá wàlẹ̀háàdá fàlìtìsọ́lù ghayru shari'i lórí díẹ̀ gbogbo sí ọkọ láyá táà máa ṣe táà bá jẹ́ lé gbégbà gbogbo tí ṣẹ̀rẹ́ àgbégbà kátakó yóò kó yìgì láàrin ọkùnrin àtóbìnrin náàkìsùn ìtìsọ́lù náàkìs ìtìsọ́lù náàkìsùn àsìpọ̀ tí ó pé ni ẹgbẹ́ ni àsìpọ̀ tí ó pé ni pé